الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن وراه بعد <clears throat> السلام عليكم ورحمة الله وبركاته <clears throat> نعم نيتس واجل لوريكك إدام الشيخ آه، عبد العزيز بن عبد الله بن باز رحمه الله تعالى ni orí ìbéèrè tán béèrè lọ wọn nípa àkùsáàmù tàwíhìdì àwọn ìpín tàwíhìdì tó pín èyí tí a wá ń ṣàlàyé fún ara lọ ọ̀nà ni tawhidul uluhiyya abúkápí ni tawhidul ibada níbi tawákàdé ni ibi ọ̀rọ̀ ọlọ́ọ̀bá tí ọlọ́run sọ nínú suratul Baqara aya 163 pé wa ilahukum ilahun wípé in ìlàhùn ọ̀nà ń pè ní ìlàhùn ọlọ́run ajẹ́ kó máa yé wọn pé ìlàhùkùn ay ọlọ́run bá yín tó ẹkẹ máa jọ́sìn fún lódodo ìlàhùn wáhìdùn ẹyọ kan ni kìí ṣe méjì kìí ṣe mẹ́ta kìí ṣe mẹ́rin la ilaha illahu kò sí ẹnìkankan tó lẹ́tọ̀ sí ìjọsìn tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala huwa Abu Rahman Rahim, ó ní Abu Rahman àti Abu Rahim wàkọ́lá subhana gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Allah tún sọ wípé fa'alam annahu la ilaha illallah ẹ̀yà lọ ma wípé kò sí ẹni kankan tó lẹ́tọ̀ sí ìjọsìn àyàfi Allah wastaghfir li dhanbik ẹwà ma wá àforíjì ẹ̀ṣẹ̀ yín ẹ̀rí pé àwọn àyàtù yìí ó kílẹ̀ gan lórí ìfi tawhid ìfinrinlẹ̀ ìfi ìṣẹ́ ọlọ́ọ̀bá eléyìí ń bẹ nínú suratu Muhammad aya number 19 gẹ́gẹ́ bí ẹni alátún sọ nípa àwọn ẹlẹ́bọ wípé innahum kanu idha qila lahum la ilaha illallahu yastakbirun dájúdájú àwọn tí wọ́n ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́ọba tẹ́ bá ń ké fún wọn wípé la ilaha illallah dídò wípé wọ́n mọ̀ ìtumọ̀ la ilaha illallah yìí wọ́n mọ̀ wípé àwọn ò lè ààlè máa sọ pé la ilaha illallah kátùmà pé al-Uzza ààlè máa sọ pé la ilaha illallah kátùmà pé al-Manat kama pé al-Habal àbí kama pé bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn aliha àbí kama pé àwọn mala'ika àbí kama pé anabi Isa alayhi salatu wassalam kò pọ́síbù kó máa wí la ilaha illallah kó tún ni ò jẹ́ kan lè wí lọ́lọ́fin sọ wípé tánàbí bá kan sọ fún wọn pé ah ẹ sọ pé la ilaha illallah yastakbirun wọ́n bẹ̀rẹ̀ sí ni máa ṣe gbéraga wa yaqulun wọ́n wà máa sọ wípé a inna latariku alihatina li sha'irin majnun tí ẹ fẹ́ ká fi àwọn ọlọ́wọ̀ kalẹ̀ lè ṣáàrìrìn majnun nítorí pé ọkùnrin akọrin wèrè yìí ó ní káfílẹ̀ wọ́n kí ànábì sallallahu alaihi wasallam lórúkọ burúkú ṣe rí ìdí táwọn ẹlẹ́gbọ́ fún ma ń pe àti àwọn ọ̀tẹ́ẹ̀sìn tán ma fi ń pe àwọn tán bá ń pèpè sódó orí ojú ọ̀nà òdodo wọ́n ma ń tẹ́ láti pè wọ́n lókọ burúkú ó kọ tí ó dá ó nídìí ìdí ni wípé táwọn èèyàn bá ti gbọ́ pé wèrè ní lágbájá só lè jòkó síwájú wèrè kó mọ́gbọ́ lẹ́jọ́ wèrè kò pọ́síbù ẹ̀ẹ́ wèrè níwọ̀n tọ́ èmi o máa àbíká ní kí lárájá ẹ̀yìn olódò mọ̀ àbíká wá ọkọ̀ burúkú kan wọ́n lè hún orúkọ burúkú kan fún kan hún kan lẹ́ẹ̀mọ́ tánbà ti lẹ́ẹ̀mọ́ ẹ́ àwọn yóò mọ̀ sá fún ló fi jẹ́ pé ó wà nínú ẹ̀sìn tánbà lè ọkọ̀ burúkú mọ́yàn ìwọ tó ń ṣe dáwà tó ń ṣe àlàyé ẹ̀sìn fáwọn èèyàn o wọ́n ń parọ́ mọ́ mi ní o kéèyàn ṣàlàyé pẹ̀lú ẹ̀rí tí ó ti yẹ ọlọ́run sọ nínú suratu al-qalam nun wal-qalam wa ma yasturun títí báyà bí nígbàtọ́lọ̀ wọ́n sọ pé ọlọ́wọ́ ń jẹ́ yíwa pé wa ma sahibukum bi majnun ṣe nù sọ́rọ̀ inan ma anta bi ni'mati rabbika bi majnun ó dà kí háyà mí ní pé wa ma sahibukum bi majnun ọlọ́mọ́ ń clarify nínú Qur'an láwọn àyí tó pọ̀ gan pé annabi yíò sallallahu alaihi wasallam kí kí ń wa ma huwa bi qawli Qur'an kí ń ṣe ọ̀rọ̀ because wọ́n tẹ̀ láti máa with a depiction pé táwọn yẹba ti rí wọn ò ní lè jòkó kan ma gbọ́n tí ń wí ló fi jẹ́ pé yí tó mọ̀ fi ma kò tó kákàsọ̀ pé lágbájá wèrè mọ́ ní kíní kafa kò wá sáfẹ́ nìyẹn wọ́n ní láti gbọ́ pé ok ṣé wèrè ní lóòtọ́ ni tí ti báyà àmọ́ tó bá ṣàlàyé hálù èèyàn pẹ̀lú ẹ̀rí lágbàjẹ́ ìjìnà sí ẹmọ́ lọ síbi lẹ́kí ọ̀rẹ́ kí ló dé o ń pèpè lọ síbi ẹbọ ẹ̀hẹ́n o ń pèpè lọ síbi bídá ẹ̀rí ni ìwọ náà gbọ́n tó sọ́mbì ẹni ń pèpè lọ síbi aburú ẹ̀hẹ́n bọ̀kẹ́kà mọ́ dédé mọ́ so àwọn ẹlẹ́bọ yìí a inna latariku alihatina li sha'irin majnun ṣe ká wá fi àwọn ọlọ́ọ̀bá tán jọ́sìn ilẹ̀ fún ni nítorí akọrin wèrè yìí a ní filẹ̀ o eléwà nínú sọ́rọ̀tù sọ́fàt lọ́káyà 35 sí 36 wàkọ́lá fi sọ́rọ̀tù sọ́d anil kẹfàrọ̀ annahum qalu ọlọ́wà sọ nínú sọ́rọ̀tù sọ́d nípa àwọn kèfèrí pé wọ́n sọ báyìí pé aja'ala al-alihata ilahan wahidan ẹwọ́n táwọn ẹlẹ́bọ́ kìí ṣe pé aliha ní pé àwọn tó dáwà ilahu jamu rẹ̀ plural rẹ̀ ni alihatun in tán pè ní ilahu ní tẹba ti ń da ojú ìjọsìn kọ kò mí pé ilahu ni ọba tó dáwà mú hmm. kò tí ẹba yàbí kò mí pé èyàn tó dẹ́dà náà pè ní ilahu gbogbo wọn gbẹ̀pọ̀ lọ́ba lọ́ba tó dẹ́dà ọba ti ń darí gbogbo nǹkan in tó kù ní pé tí wà lába dé sọ́dọ̀ ọlọ́ọ̀ ní kẹrù ẹka máa sálọ ní àbú ẹka pè ọlọ́wọ́ bá sọ ẹka tún pè ẹlòmí náà ṣe tàbá ń fàyà aláwọ̀ á tún ma fàyà àyáṣẹ́ gẹ́gẹ́ bẹ́ sí ma ń sọ ah, wo tó bá ń fàyà aláwọ̀ ó tún ma fàyà àyáṣẹ́ ń bí kan ní o dí ọmọkùnrin òsì tó tó bá tó dúó dáadáa nílò wọ́n bá ti ẹjẹ́ o àti bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀rọ̀ta àyẹ̀mọ́ sọ tó ma fi ń jẹ́ yàwó yà pé ọlọ́ọ̀bá nìkan ò tó ó ti bá yàbí ẹwà ẹ̀tẹ̀ láti lísìn sí ara ìkẹgbọ́ ìdáadáa sallallahu alaihi wasallam

ibi tí wà láti ẹlẹ̀ ni ẹ a bìlìfì pé a ma kí ọlọ́run náà ẹn a ma sin lọ́ọ̀bà kódà lágbàwà àwọn ẹlẹ́bọn gbà náà wọ́n ma ṣe hajj wọ́lẹ́ ma ṣe hajj tí wọ́n lọ sí kàábà tí wọ́n ṣe tawaf láwọn ẹlẹ́bọn gbà náà ó láwọn ìbádà tó pọ̀ kẹta ma ń ṣe nígbà náà ibi

kíní kò lè máa ṣe mẹ́kan fún mi kíní kàkí máa sín sára àbí kí máa fi kíní kàkí máa fi síbi gbèrí àbí kí rì kan mọ́nulé àbí kí fi sáwọn orígun mẹ́rẹ̀ẹ̀rin nulé ọmọ pé túnmẹ̀ ní pé káńsù ní gbogbo àwọn eléyìí anything ọ̀dọ̀ Allah nìkan náà ni àwọn atakú pé àwọn ògbà eléyìí táwọn wọn àwọn ẹlẹ́bọ wọ́n tako léyìí o wọ́n ṣe ìǹkàrù rẹ̀ kò tí yẹ báyẹn an kàrù hādhā li'annahum i'tādū ibādata al-aṣnām because ó ti mọ́ wọn lára ó ti bá wọn lára mú ìmọ̀ jọ́sìn fún àwọn òòṣà wash-shams ìmọ̀ jọ́sìn fún oòrùn wal-qamar òṣùpá wan-nujūm àtàwọn ìràwọ̀ ó ti mọ́ wọn lára al-kuffār aqsām àwọn ẹlẹ́bọ wọ́n pọ̀ gan ẹmọ̀ ẹmọ́ jẹ́ ká mọ̀ píkíọ̀ pé àwọn tán jọ́sìn fún èrè wọ́n ní òsà nínú yàrá àwọn ní ẹnìkan kọ́ o àwọn tó bá ti ń jọ́sìn fún nǹkan mí nídẹ̀yìn Allah ẹlẹ́bọ làwọn náà tó bá ń sọ fíyàn pé a ah, ń tẹ́ ń ṣe yí ẹbọ ni ó ní kíni wọ́n ní yàrá ni àfáàkò dìgbà tó bá tó tọ́polé òsà lórí o ẹbọ ń bẹ nínú àdìsọ́kàn belief tó nígbà mi ó lè jẹ́ belief ẹbọ bí pé aina Allah fi kulli yani fi kulli makan nínú ẹni kó believe kan bàbá kan bẹ ni le tan le ba ti eje nínú ẹni kó believe pé àwọn kan wà tán nímọ̀ kọ̀kọ̀ ẹbọ làwọn kini ẹbọ ni bi kini ni bi adi sọ́kàn ẹbọ ńbẹ nínú ọ̀rọ̀ ẹbọ ńbẹ nínú àwọn tan ṣe kò ti e bayen kò kin ṣe dandan pé kó lọ sa nínú ilé so àwọn lẹ́bọ yìí bàbá wa ní kí gbogbo wọn pọ̀ gan wa kufarul arab i'tadu ibadatal asnam àwọn àwọn ẹlẹ́bọ lágbàwá yìí in tó mọ́ wọn lára nìkan mọ́ jọ́sìn fún àwọn òsà àwọn òsà yìí dẹ̀ ni wọ́n nígbàgbọ́ wípé àwọn òsà táwọn mọ́kalẹ̀ yìí ó jẹ́ ère àwọn ẹni rẹ̀ tó bá kú rẹ̀ ní rẹ̀ ni tó bá kú wọ́n wọ́n wà sàárè lè wọ́n mọ́ kìbáàb àti àwọn adúríhà lè lórí báyìí wọ́n wá sọ jìbí tán ti mọ jọ́sìn fún òòsà náà ẹ wá tọrọ àdúrà níbi òòsà bàbá ní kíní kan in táwọn náà ṣe náà ni ẹ kan tó kú sallallahu alaihi wasallam ini ara ni anabi gan anabi wọn sọ pé ládàláhù yahuda wa nasara ègbé ọlọ́ọ̀bà kọmọ báwọn yahud wa nasara àtàwọn christian ìtàhọdù kùbọ́rọ̀ àbíyà ihim masajidan masajida afwan in takọ́ sí ni wípé wọ́n mú àwọn sàárè àwọn ànábì ọlọ́ọ̀bá wọn wọ́n sọ di ààyè tàti ma jọ́sì fún ọlọ́ọ̀bá ànábì tí wọ́n sọ wípé ṣẹ́ráwẹ̀ ni yíò kí ẹnìkan tó jẹ́ ní rẹ́ bá ti kú nínú wọn wọ́n wà lọ sí wọn ò ní gbé lọ́tẹ́ wọ́n lọ sí ni wọ́n wà mọ òsàlé lórí àwọn tó ẹni tẹ bá ń wá ẹ fowó lẹ̀ owó yẹn ṣẹ́yàn tó wà nínú sàárè ní ó náà ni sákàntì ọlọ́rọ̀ náà ń kọ́ ní rárá àwọn bàbá ni ó náà yùn àwọn owó tán gbà lọ́nà àìtọ́ nìyẹn ẹ mọ́jà ti lè gbé ìjọsìn ọlọ́ọba fẹ́lòmí kò nídìí kó jẹ́ ó sànìkan kò so Sheikh Ibn Baz rahimahullahu ta'ala wọ́n ń wọ́n ti ó ti mọ́ lára ìmọ̀ jẹ́sẹ̀ fún àwọn asnam wal amwat àtàwọn tó ti kú ló fi jẹ́ pé ìwọ gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ jẹ́ ká tún sọ nǹkan mẹ́ fún wa kálíbà mà ó ní pé wàláhì èyàn kí ń bẹ̀rù èyàn tó ti kú nínú àwọn kan tí wọ́n gbèsè wa lẹ́mí nínú àwọn ọ̀nà tẹ́lẹ̀ fi gbèsè wa lẹ́mí ni àwọn Yorùbá films àwọn ọ̀kọ̀ ta máa ń gbọ́ láwùjọ tó máa dẹ́rù òkú bá wa àwọn òkú àwọn òkú àfá kò sí kankan tó kú ó ṣe fún wa wàláhì ó dá jẹ́ ìṣàlàyé fún ọ èyàn tó jẹ́ ìgbà tó wà láyé tàbá ní kẹjọ dúó kẹjọ gbáblò ó lù pa ó lè lù ìgbà tẹ́jọ wà láyé ó lè lù náà nígbà tó lágbára nìyẹn o ẹnìyẹn wá kú tán ó wà ń bẹ́ ogbẹ̀ sórí pé ogọ́ ogọ́ ní ẹ̀nà ó tútù ní ẹ̀nà èyàn tó hmm? ìgbà tó ti kú o ó wá ń bẹ̀rù ẹ̀ ah ó ní láti bẹ̀rù ẹ̀ wàláhì kò sí jẹ́ fún ọ èyàn ó lọ́wọ́ ń bí tẹ́ pé tó wà tẹ́nìkan májọ sún ló lé báyìí tẹ́nì ẹ bá kú ó lè sùn síbẹ̀ dárọ́lá ìkan náà brothers get a friend ìkan náà friend wà kan náà rí tí wọ́n pé ẹni ẹ brother <clears throat> ó wé wọn <clears throat> lásọ ó dẹ̀ tẹ̀wọ́n sórí bẹ́ẹ̀dì onídẹ̀ sùn ó dẹ̀ bá ti ẹ lọ ilẹ̀ dẹ̀ ma tọ̀ ẹyẹ èèyàn ẹwà kí ló ṣẹlẹ̀ bàbá ti kú ni àwọn wádà kalọmọ olóhun ti wẹ̀ wọ́n àwọn yíwá wò pé à ah, irúbọ̀ ma olélé yìí in rí ní pé àkídà rẹ̀ dà kò lákídà òkú lé mi òkú ò lé ọ kó ìbẹ̀rù sí lọ́kàn tí wà láwá ti dé ẹ máa sápadà sọ́dọ̀ àwọn ibi tí wà láwá ni ẹ ẹ̀yìn àfá ìdákọ̀ ìsánú wà mọ̀ kú mọ̀ bàbá kíní kú lánàá òkun ti ń lé mi òkú onílé ọ òkú kankan ò so àwọn kíní believe tí ó dá ní lọ́lọ́run akáyà kan nínú Qur'an lánàá pé wa man adallu mimman man la yastajibu lahu ila yawmil qiyamah ta ló sọnù jù tí ìbá ń ṣe yìn tó ń pè yìn tó ṣe pé kò lè dá Ọlọ́run ti di yawmil qiyamah so àwọn tó ti kú nínú sàárè yẹn Ọlọ́run sọ nínú Qur'an nípa àwọn tó ti kú pé wọn ò mọ̀ tí ń ṣẹlẹ̀ aláwọn tó wà nínú a ní wọn ò mọ̀ tí ń ṣẹlẹ̀ ṣẹ́rí nínú àwọn píkṣọ̀ mi tán píkṣọ̀ fún wa nínú Yorùbá fíìmù ni wípé àwọn tó ti kú yẹn bí ìgbọ́mọ́ lọ sókè kan báyìí Ah, ọmọ mi ah, kìní kan ìgbàwó irọ́ lásán ni eh, ìyá alágbájá mọ́sùn lọ́rù ìyá mi àbẹ̀kẹ́ ìyá mi kìní kan mọ́sùn lọ́rù ìyá tó ń pè yóò gbọ́n tó ń sọ wọ́n tó ń ṣẹ tí ẹniyẹn because o ń pè àwọn òkú nínú tó máa ń ṣe ní àwùjọ wa tẹ́mì ti rí dáadáa ni wípé tí ẹ̀kan bá ti kú báyìí àwọn ọmọ rẹ̀ dà ó dà pé àlàyé stop jẹ́ inshallah alhamdulillah wọ́n wà ní pé ọya ọmọ rẹ̀dà ọya tọrọ àdúrà lọ́wọ́ ọmọ ti súnmọ́ lọ́wọ́ wọ́n ti súnmọ́ lọ́yá mọ́ tọrọ àdúrà lọ́wọ́ wọn ẹbọ lílé iná ó ní kó mọ̀ kẹlùmí ní dẹ́yìn àlá èyàn tó ní kó mọ̀ pé igan wà láìkò gbọ́n tẹ́ǹsọ ma because ó ti kú ó ti kú láyé ó ti wà ní hayatun barzakhiya barzakhi náà wà àwọn tó ń bẹ̀ẹ̀bẹ̀ wà láìwọ̀n mọ́ tíṣẹ̀ láyé wàláhì wọ́n ma so ìwọ́n tó wà láyé èyàn tó ti kú yẹn ìwọ́n tún ti sí ní ẹni ẹ̀rí ní pé ẹ̀mí ti kó lọ́rùn tẹ́ ẹ̀mí sì ń bẹ lọ́rùn tẹ́ kí ló tó wá ń bẹ̀rù ẹ̀ o ní láti bẹ̀rù òkú náà mú because bá ti ń bẹ̀rù òkú wà ló bẹ̀rẹ̀ sí dé láti ní ah wọ́n pa ní ẹ̀pẹ́ Yorùbá ní àkídà Yorùbá ní pé o lè especially tó bá jọ ọmọdé o lè believe ní pé ah wọ́n pa ni hmm, ọmọ kódà kìí tí ju ọmọ 20 kìíníkan years lọ kìí tí ìsoríire láyé kìí tí ìṣe kìíníkan in tó wákùn ní pé wọ́n ni mo wà ró òkú yẹn gbogbo ní mọ́ ṣòfún ní biography ẹbọ́ làwọn kí ní ẹ̀wọ̀ láàáyì tó jẹ́ kí mùsùlùmí tó bá fẹ́ sọ́ẹ̀sìn rẹ̀ ha kọ́kọ́ gbogbo film generally specifically biography yẹn a mọ́ ń reason ni wípé bí pé wọ́n kàn ń ṣe pure ẹbọ wàláhì fún wọn bẹ́ẹ̀ ni pure ẹbọ gangan ẹbọ tánàbí jájájájá àtàwọn sàhábà gbogbo àwọn anábì ọlọ́ọ̀bá látàrí anábì náà alayhi salam tó fi lórí anábì sallallahu alaihi wasallam wọ́n kéèkéé lórí ẹbọ yìí òun náà wọ́n gbé fún wa in form of entertainment níbi àwọn Yorùbá fi sí yẹn láà jẹmọ̀ yíwa pé wọ́n wó òkú kan wọ́n ti fún àwọn àti àdábọ̀bí sàárè rẹ̀ gbogbo ilẹ̀ náà kó sórí dàgbà àwọn àkídà gẹ́gẹ́gẹ́dẹ́ tí bá ń sọ́lọ́bà tó sánú wọ́n àjò yíwa pé èyàn tó bá tó pa ènìyàn òkú yẹn tó bá ti ni máa lé ènìyàn káàkiri dídọ̀ pé wọ́n náà ní àkídà ọ̀dẹ̀ àkídà ẹ̀rẹ̀ yẹn ìgbà tí wọ́n náà lákídà yẹn ìgbà tí làákà ìtẹ́nà ti dọ̀tí ẹ wọ́n náà bí lífi pé ẹ́ òkú ma lé mi yóò di pé wọ́n ma sáká kiri tó bá sùn tó bá lajú báyìí ni imagination rẹ ó ti ní belief rẹ ní yọ́kò nínú àkídà rẹ òkú rí ayé ṣẹlẹ̀ sí ọ kà yọ́kò nínú àkídà rẹ wọ́n náà ti belief pé kí ní ó ṣẹlẹ̀ yóò di pé yóò kódò lè mọ ogun máṣínà kó kàn rí kìní kan ẹ́ àwọn òkú mọ́tò wa gba ẹ́ àdìpé ẹ̀wò àwọn ah, ló pa lágbàjá àwọn òkú yẹn ti wá gbẹ̀san òkú kàkọ́ gbẹ̀san wọ́n tún jẹ́ oyé wa níbi àwọn fíìmù yẹn pé àwọn òkú kìní kan wọ́n tún ma ń nájà tó bá ti dòru ìlú àwọn òkú kò sí kẹ́kẹ́ tí ń jẹ́lu àwọn òkú o wọláhì gbogbo àwọn kìní ìbá ni wọláhì àwọn mùsùlùmí tó ṣe pé ẹkàlọ́kà <clears throat> ní tó mọ́ dìyàn láwùjọ ní pé àwọn sahaba ẹ lọ wo bí islam ṣe sáré spread ha musulmi ń torí bọ àwọn ibi tó léwu gan láti máa ja ogun tántí ẹ̀mí ara bọ́ wọ́n bẹ̀rẹ̀ anything ìsìnbẹ̀ musulmi ha musulmi àná ní ogun Yarmouk Yarmouk musulmi ti finish àwọn Byzantine Roman Empire àwọn Christian more than 100,000 Roman soldiers ló tó báyìí ní Syria ni àwọn musulmi ti ń bẹ lọ́jọ́ náà lọ ń ojú 30,000 lọ that is times three of their numbers wọ́n dẹ̀ dúró tí wọ́n kẹ́ kí ló ṣẹlẹ̀ musulmi ni wọ́n náà kò sí bẹ́ẹ̀ kankan kí ló ṣẹlẹ̀ wọ́n wí ni wọ́n wọ́n padà sá lọ ni kí 30,000 dúró dé kan dúró tí 100,000 ogun alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ ṣẹlẹ̀ nínú Islam Badr 313 àwọn musulmi bí 313 wọ́n dẹ̀ face àwọn ẹlẹ́bọ more than one more than 1,000 that is like times three talowin ha musulmi ó wá di pé musulmi lè ní báyìí ǹkẹ́ kíkèké òkú tó ti kú ọwà ń sá ọwà ń bẹ̀rù òkú tó ti kú ẹlùmí òjì tí máa ń jáde bọ̀ aláṣúbí ìbá wọ́n bá kírun ní o olóngbò dúdú sáré kọjá báyìí hey olóngbò dúdú sáré kọjá láàárọ̀ mi láàárọ̀ ẹni tún Sunday ah wàhálà dé yóò sáré padà lọ lọ mú fóònù mi bàbá kí ní ẹ ṣàánú mi olóngbò dúdú sá kọjá láàárọ̀ sórí bó ṣe jáde láàárọ̀ kùtùkùtù tó ń tó ń jáde fún hajjá kan yẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni olóngbò náà ni tó fẹ́ lọ ṣe láàárọ̀ ẹ̀kàn pàdé ara yín ni kò tí yẹ báyìí kò sí kẹ̀kẹ́ tó wà ń bẹ̀ ẹ ó kọ́kọ́ jí láàárọ̀ ó kọ́kọ́ fojú kó wà láǹtakùn wọ́n tún kọ lórin fún wa àwọn tán pẹ̀lú ní islamic kìnníkan ẹ̀wà láǹtakùn kò lè dígí kò lè dísú àwọn tó bá ti lọ mẹ́yàn owó aláǹtakùn kọ lójú àfà yọra yòwó aláǹtakùn tó kọ lójú yẹn kò lè mọ́ bá láìpù lọ kí ni yóò lè rárá àwọn tán ma ti bá àkídà yẹn tán ti finish wa tán ti jẹ́ ká believe tí ó dá a mọ̀ kiri ní ìsinmi ìwọ́n wà jọkọmọ̀ yíwa pé ah fíìmù yẹn àwọn Yorùbá fíìmù yẹn in tí ń ṣẹlẹ̀ lójú ayé náà fi ń ṣe fíìmù àwọn sọ fún pé bàbá ẹ̀rọ ni in tẹ́yìn rí nínú fíìmù lẹ́yìn fi lìbò ayé yìí opposite ni wọ́n ni in tí ń ṣẹlẹ̀ ayé náà fi ṣe fíìmù rárá wọn ò fi tí kí ni reason táwọn yóò fi lákàkún fẹ́ sí ọlọ́ọ̀bá mọ́ kí ni reason kí ni wò nínú fíìmù lọ́jọ́júmọ́ kò sí lẹ́jọ́ fẹ́ ní tv bó fẹ́ máa play rẹ̀ fún ààrẹ tó ra fíìmù in tó máa play fún ọ̀nà in tí ó máa in àwọn kíníyàn ló wa kátètè gbọ́n kátètè ronú sí kíníyàn tó bá ní kí ló ń ṣépù ṣe ń ronú àwọn wa àwọn ideologies wa wà láyìí táwọn wò ní inú fóònù náà tó bá mú fóònù youtube a ti lọ mọ́ gbogbo kúwò ó láǹfàní àti lọ sí ibi facebook kini video, ó lè lọ instagram mọ́ wọ́n tó wù ọ́ àwọn tó ń ṣèpù orí wa nìyẹn ẹwú bá àwùjọ ṣe rí píkṣọ́ àwùjọ yẹn kan wà àwùjọ kó wá wórí ògbá fíìm àbíkò wẹ́ni fíìm ó rí pé píkṣọ́ ti ṣẹ̀ nínú fíìm ẹ̀ ló mọ̀ rí lójú ayé because in tó tẹ́yìn rí nínú fíìm òun ló ń ṣẹlẹ̀ nígbà yẹn tàbá wọ reporter tán àwọn fíìm ẹ̀bọ̀fà magic tọ́lọ́ndẹ́ ìjọ yọ anínú kòrán pé magic anẹ́bí yọ pé magic idán

ó wá pé àwọn kìní kan ó wá ṣe báyìí ejò kan jáde inú ẹni ìdẹ́dẹ̀ ni kúfù ní nínú ẹ̀sìn ìwọ mùsùlùmí tó bá rí nǹkan báyìí ó yẹ kínú rẹ̀ báyẹ̀ ní pé ah kúfù lélẹ̀ iná àánú wa jáde àánú lọ mọ́pa mọ́ sí ní sign agreement pẹ̀lú àwọn àlìjẹnú tó bá fẹ́ jẹ́ kó mọ́ sign ó sì di kèfèrí ni fẹ́dẹ̀ kẹjì ká bẹ̀rù Allah subhanahu wa ta'ala ìṣẹ́jú díẹ̀ lálò láyé yìí nínú ìṣẹ́jú díẹ̀ tálò láyé yẹn púpọ̀ nù rẹ̀ ti kọjá lọ wàláhì díẹ̀ ló kù fún wa díẹ̀ wàláhì kékeré báyìí ló kù fún wa in tó kù fún wa báyìí ojú wípé káwá fèsì ẹ̀sìn ọlọ́ọ̀bá squarely tàbí ní ká fèsì kan squarely ní pé totally ká má as like ká fèsì completely gbogbo àwọn tá rí pé ó ń ba àkídà wa jẹ́ tó ń ba ìdúróṣinṣin lórí ẹ̀sìn tó ń ba jẹ́ tó ń discourage wa kò níbi ẹ̀sìn ọlọ́ọ̀bá ẹ ti ká bẹ̀rẹ̀ sí ní máa pátìlẹ̀ ọkọ̀ọ̀kẹ́ kò níwá ní nǹkan kan wàláhì jẹ́ kí ẹ̀yẹ́ kí tó kí fún àní last example yìí kí tó drop mic fún tẹ́ ní ó ní wípé ó wípé láwùjọ tó bá fẹ́ mọ̀ ṣẹ̀sì ọlọ́wọ́ bá ogun pọ̀ gan wọ́n kàn gbìyànjú ò pé ìwọ gẹ́gẹ́ bí ọkùnrin ah mo ti gbọ́dà lórí súnnà kí wọ́n ti ní pé súnnà ni a mọ̀ ṣe o ká mọ̀ tẹ̀lé ojú ọ̀nà ọlọ́wọ́ bá o àti tànàbí sallallahu alaihi wasallam ó rí pé àwọn yóò bẹ̀rẹ̀ sí islam kò fara mayo owó kamari obi ẹranko bí ọ̀bọ̀ káàkiri lérí títí abadan ká sọ́ra wa dájá àtẹ́lẹ́dẹ̀ rárá islam takú ìwọ wá bẹ̀rẹ̀ sí ni ma apply rẹ̀ díẹ̀díẹ̀ ó rí pé àwọn ìwọ bẹ̀rẹ̀ sí ni ma bọjà láwùjọ àwọn àfá àgádàgádán àwọn àfá alásàlátù náà kọ̀kọ́ lọ bá wọn pẹ́rẹ́ntì ẹlé pé àfi tọ́lọ̀n bá fún ní sabat tọ́lọ̀n bá fún ní ìdúróṣinṣin lórí òdodo ló fi jọ pé ilé ìtẹ́mi ti gbọ́ yín bí òdodo yíò yìí ní fílẹ̀ abadan kí ni kan tó ń fa kí ní bọ̀ ẹwà ó pé kí ni reason tó jẹ́ pé àwọn ọmọ tán di ọmọ tán di Beyonce sáwùjọ tán di Jennifer sáwùjọ àwọn ọmọ tán di Indomie tán rìn káàkiri oho kí ló dé táwọn yóò rí wọn àwọn mọ́ta ti bóratẹ́ obìnrin ọmọ kéèkèé wọláhì oníkálùkù sí dáṣẹ́wó tán láwùjọ a sì ń wú àwọn ọmọbìnrin wa wọ́n sì dáṣẹ́wó wọ́n dẹ̀ rìn ní oòrò níṣẹ́jú wá àdèlé sọ kẹ́kẹ́ tó bá rọmọ tó wá jẹ́jẹ́ sí ní mọ́ múra gẹ́gẹ́ bẹ́sìn ṣe fẹ́ àbí tó bẹ̀rẹ̀ sí ní mọ́ gbẹ́sìn yé wàhálà rẹ̀ ti pọ̀jù kòránì yóò ni reason táwọn sí ni bẹ́ẹ̀ ni in ta ń kó sórí wa ni because nínú fíìmù tó ti wò ọmọ lóríire picture ọmọ lóríire ni ọmọ tó wọ miniskirt kan tó yí pípà tó wà ń skúù in kọ́ àwọn ọkùnrin káàkiri ní ṣe rẹ̀dàgàdà káàkiri bọ̀ ó serious ó ń kàwé ó ti wá di kíní kan ó ti wá lọ ti lọ́kọ picture ọmọ aljanna faqad faz wa mal hayatud dunya illa mata'ul qalil ọlọ́run ní pé èyàn tọ́lọ́run bá yẹ kó níbi iná ọlọ́run wá fi wal janna onítọ̀ ló ti sóríire píkṣọ oríire nínú koran wọ́n lè yẹn tó ń mójútẹ́sìn ọlọ́ọba ọlọ́run wá lákó níbi iná ó kọ̀dà wá wal janna wallahi oríire nìyẹn nínú ń pè fún wa lóríire níbi tá ń kó sórí tá ń kó sí láàká ìwà laylan naharan lọ́sàtòrú wọ́n ní pé àà ah, ó ti wá lówó ibùnú tí rówó yẹn sọ́nà haram kọ́ ni kò kàn wá píkò oríire ni ẹna ọmọ olóríire nínú fíìmù kìí sọmọ tó lọ ń kírun tó ń bójú tẹ́sìn kìí sọmọ tí ń ṣe súnnà lọmọ olóríire nínú fíìmù gbogbo automatically polarization o sele because àwọn rí pé à ó ti tako píkọ̀ oríire táwà rí nínú fíìmù èyí tó ń ṣe yìí à ó ní rí iṣẹ́ tó fi tètè dolówó à ó ní rí kíní kan à ó àmọ́ kakùrá ní káàkiri wọ́n náà máa gbọ́mọ́ lóhun gbọ́lọ́mọ́ lóhun lọlé kéw òun há kíní kan òun ṣe kíní kan wọ́n ti mọ̀ pé ò ní bẹ́ ṣiṣẹ́ ilé wàhálà yóò kan wọ́n mọ̀ pé òní kan ṣiṣẹ́ ní ibi tó ti máa jẹ rìbá ibi iṣẹ́ tí ó bá ti àfẹ́tì ẹ̀sìn ti ẹ ò ní fẹ́ ṣe láti mọ̀ pé ọmọ ìtìṣẹ́ rí ibú bìkọ́sọ́ ti wòó pé gbogbo iṣẹ́ tó fẹ́ ṣe láwùjọ tó fi fẹ́ dolówó gbogbo iṣẹ́ kò sí ètò sí haram ń bẹ àwọn ẹ̀dẹ̀ mọ̀ mọ́ á ń jẹ́ oyé pé yọrọ lásán ni àwọn iṣẹ́ halal ń bẹ wàláì gẹ́gẹ́ bí tó ṣe tí ò ní tó lówó tó dẹ̀ tẹ́kọ̀ ẹ̀sìn rẹ̀ ò sì ní bàjẹ́ gbogbo wà lórí ẹni tawakkul lórí Allah subhanahu wa so gbogbo kíní ẹ̀kọ́ ó wà lórí tẹ́ṣe pé kíní wọ́n dì píkì fún wa lójoojúmọ́ ìwọ tó bá jẹ́ mùsùlùmí tó níláàkáì ló wà máa jáláàkáì rẹ̀ díẹ̀díẹ̀ pé èmi ò gbá kíní mọ́ ẹja mújú tẹ́sìn ọlọ́ọba wàláhì sàárì nkalẹ̀kùn sàárì ò mọ́mọdé ò sàárì ò màgbàlagbà ò ìwọ kàn máa lọ sí tẹ́bí tẹ́tí ń sí òkú lójoojúmọ́ ó rí ibi tó ti dúró yẹn náà wọ́n wọ́n gbé ọkùnrin bẹ̀yẹn wọ́n gbé obìnrin bẹ̀yẹn tí wọ́n wé wọn lásọ funfun tí wọ́n ti tánú o tí ìbá ọkú tán ó wà máa pa wípé rọ́bí ìrìnrìn ọlọ́ọ̀bá dámi padà ọlọ́ọ̀bá ò ní dá padà láàálẹ̀ àmàlà salihan ọlọ́ọ̀bá dámi padà mo fẹ́ ṣiṣẹ́ olórí èmi náà fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa mójú tẹ́sìn báyìí táìmù tá a wà yìí nìkan la lè ṣe ẹ má jẹ́ a lose opportunity wallahi ipò ó sì ń mílòkè ó mílòlẹ̀ opportunity ni wallahi ẹmọ́jà sọ́nú o ta bá kú tán kò sí kankanmọ́ o ẹ̀lọ́ ọmọ ní pé lẹ́yìn ikú ìsinmi lókù à àwọn òwe rán dàgbàtà tán fi ń kó bá wà nìyẹn o lẹ́yìn ikú ìṣirò ní o tó bá ti kú kìyàmọ̀ tí ẹ wa ta'ala kó pa wá lórí dáadáa kó láyé kó dẹ̀ jẹ́ kó rọrùn fà láti tẹ̀lé dodo náà kó já ma búlábú láyé yìí kó jí ó rọrùn fún wa láti jìnà sábúrú náà so ibi láti dó fótẹ́ ní inshallah al-karim a tẹ̀síwájú ní àwọn ọjọ́ mi tí ó tún bọ̀ wá so hadha wa sallallahu wa sallam ala muhammadin sallallahu alaihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh